Amen. This program has three mana water services. This program has thirty prayer sessions. Ìpàdé tòní ó ní àkókò ìpele àdúrà ọgbọ̀n. This program has thirty deliverance sessions. Ó sì ní àkókò ìtúsílẹ̀ ọgbọ̀n. Amen àbí. this program has revival teachings. ètò yìí ní àwọn ẹ̀kọ́ lórí ìsọjí. bring out your manna water now. nítorí náà ẹ mú omi manna yín jáde nísinsìnyí. but you cannot drink it now. ṣùgbọ́n kò tí ì ṣe é mú o. until two o'clock. àfi aago méjì bá kọjá. pray on it you keep it. gbàdúrà sí o sì mú pamọ́. another one is still coming. How to tún me? the third one will still come. The yóò sì tún wáyé. praise the lord. Okay, hallelujah. can you stand up and raise your manna water now. ẹ dìde kẹ manna yín and let your amen roar like thunder. kí me rẹ ó sì máa Father, in the name of Jesus. Father, in the orúkọ Jésù. Father, in the name of Jesus. Bàbá ní orúkọ Jésù. In the beginning, the Spirit of God moved upon the water. Ní àtètè kọ́ ṣe ẹ̀mí Ọlọ́run rìn lójú ibú. We thank you for that move of your power. Adúpẹ́ fún rírìn agbára yín. Father, we lift up this manna water. Bàbá the manna yìí sókè sí. That that moved in the beginning. Let it move upon this water in the name of Jesus. I will be in omi yìí lórúkọ Jésù. Let this water. come yìí damage every work of darkness in the name of Jesus. Let it damage every infirmity in the name of Jesus. Let it damage every yoke in the name of Jesus. Let it damage every stubborn problems in the name of Jesus. Father, as many as are shouting amen now. Bàbá iye ẹni tó ń Let the water in their hands become the water of healing. Kó Water of deliverance. Omi Water of power. Omi Water of glory. Omi ògo. In the name. ní orúkọ Jésù. And so I sanctified them because this was in the name of the Father. The name of the Son. Ní orúkọ ọmọ. The name of the Holy Spirit. Ní orúkọ ẹ̀mí mímọ́. Thank you, Heavenly Father. Adúpẹ́ bàbá wọ̀rọ̀. Jesus mighty name we pray. Ní orúkọ ọ̀la Jésù. Ìsọfúnfẹ́ lè mọ́. Àmì méje. Let's have a seat. God bless you. As you take As our Bibles. Ẹ jẹ́ ká jókòó ká sì gbé Bíbélì wa. The theme of this convention. Àkórí ìpàgọ́ yìí is they are arranged for revival. Òun ni àtúntò fún ìsọjí. They are arranged for revival. Ìṣàtúntò fún ìsọjí to rearrange láti tún ohun tò means to change position. ó túmọ̀ sí láti yí ipò nǹkan padà. to reposition the thing. láti gbé nǹkan sí ipò mìíràn. to change the thing around. láti yí ipò. to now arrange it differently. láti wá tò ó lọ́nà tó yàtọ̀. to reorganize. láti ṣe àtúntò. to alter. láti yí padà. It means to readjust. Ó túmọ̀ sí láti ṣe àtúnṣe ohun kan. Or sometimes to reconstruct. Àbí nígbà mìíràn láti tún ohun kan kọ́. Or sometimes to reshuffle. Nígbà mìíràn ó lè ṣe ká tún jọ. Or to reset. Àbí ká tún gbé kalẹ̀. Or to rework. Àbí ká ṣe àtúnṣe rẹ̀ lákọ̀tún. That's what it means to rearrange. Ó túmọ̀ ohun tó túmọ̀ sí nìyẹn tá a bá sọ pé ṣe àtúntò. you have been going one way. ènìyàn ti ń lọ ní ọ̀nà kan. ọdún you have been going one way. ènìyàn ti ń lọ ní ọ̀nà kan pàtó. now you are rearranged. bẹ́ẹ̀ wá ṣe àtúntò rẹ̀. for something else. fún ohun mìíràn. that is the theme of this convention àkórí ìpàgọ́ yìí nìyẹn but the rearrangement this time ṣùgbọ́n àtúntò àwọn nísinsìnyí. is to be rearranged for revival. òun ni ká ṣe àtúntò fún ìsọjí. in psalm one thirty eight. nínú orin dáfídì ìkejìdínní ogójì. verse seven. ẹsẹ̀ keje. very deep scripture. ẹsẹ̀ rẹ lọ́rùn tó jinlẹ̀ ni. psalm one thirty verse seven. orin dáfídì ìkejìdínní ogójì ẹsẹ̀ ìkeje one thirty eight seven òní dáfídì ìkejìdínlógóje ẹsẹ̀ ìkeje read it with me. ẹ bá mi máa ka lọ ní kíkà rẹ let your spirit follow. kàsì jẹ́ kí ẹ̀mí kó máa tẹ̀lé. psalm one thirty eight verse seven. òní dáfídì ìkejìdínlógóje ẹsẹ̀ ìkeje. he says though I walk in the midst of trouble. bí èmi tilẹ̀ ń rìn nínú ìpọ́njú you consider see that we have plenty of troubles around us. ẹ sì rí i pé láàyíká wọn báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú ló yé wa. you don't need a microscope. o nílò ẹ̀rọ ìwòfin ní. you see that practically everything is now upside down. láti rí i pé fẹ́rẹ̀ dàbí pé gbogbo nǹkan ló ti sojú dé. it's like the world has gone mad. ìṣe ló jọ pé ayé ti ya wèrè. mad. ó ti ya wèrè. like somebody said. bẹ́ẹ̀ nìkan ṣe wí. the world is like a large psychiatric hospital. ó ní ẹnìkan ẹnìkan sọ pé ilé ayé dàbí ọgbà wèrè ńlá. and the patients and the doctors giving the drugs. àwọn ọlọ́kùnrin gangan ni dókítà tó tún fúnra wọn lógùn. it has become like that. ó ti dàrú tó báyẹn. though I walk in the midst of trouble. bí èmi ti lè rìn nínú ìpọ́njú. the solution is. ọ̀nà àbáyọ ni pé. thou wilt revive me. ìwọ ni yóò sọ mí di ààyè. Thou wilt revive me. Ìwọ ni yóò sọ mí di ààyè. Thou shalt stretch forth thy hand against the wrath of my enemies. Ìwọ na ọwọ́ rẹ sí ìbínú àwọn ọ̀tá mi. And thy right hand shall save me. Ọwọ́ ọ̀tún rẹ yóò sì gbà mí. This is a very serious matter. Ọ̀rọ̀ tó lé ní ọ̀rọ̀ yìí. We need to be rearranged. A nílò àtúntò. That popular song. Ó ní olókìkí ni. He said, I've been changed ó ní àti yí mi padà. my life has been rearranged. ayé mi ti gba àtúntò. rearranged. ó gba àtúntò. you were one direction before. ọ̀nà kan ló ń tọ̀ tẹ́lẹ̀. the Lord rearranges your life. olúwa wàá tún ayé rẹ tò. that's what that songwriter is saying. ohun tó lórin ni ń sọ nìyẹn. i'm going to sing the song. ó kọ orin náà. so that you, you can have the meaning of what it carries. kó bá lè mọ ìtumọ̀ ohun tó ń bẹ nù so well i've been to the river ó ní mo ti lọ sí odò. I've been baptized. àti baptisi mi. I've been washed in the blood of the lamb. àti wẹ̀ mí nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. I've been changed from the creature that once I was. àti yí mi padà kúrò nínú ẹ̀dá tí mo jẹ́ tẹ́lẹ̀. and redeem is now my name. àtúnbí ni orúkọ mi. I've been changed. mo ti a ti yí mi padà. I'm noble now. mo ti di àtúnbí nísinsìnyí. all my life. gbogbo ayé mi. has been rearranged. ó ti gba àtúntò. What a different blade. Àyípadà ńlá ló dé. When the Lord came and stayed in my heart. Nígbà tí Olúwa wá jókòó sínú ọkàn mi, bẹ́ẹ̀ ni àti yí mi padà. Thank you Jesus. O ṣeun Jésù. once I was, I will reveal is now my I'll be changed. I am new, the man of my life has been All that a difference the man and the can stand in my heart. I'll be changed. The sins was fallen, the white as snow. But today I'm free. I was lost in the darkness, but now I'm found. I was blind, but now Since was coming, the world I know I was born, but today I'm free. I was lost in the darkness, but now I'm found. I was blind, but now I see. I have been changed, and I live of my life. I still rearranged. What a difference it made when the man. ribbons have blown to and But of course it was Jordan, the game is long, with a knee on army floor. I'll be all I need, all my want has been rearranged. many things have gone wrong. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣọwọ́ òdì. with our modern day church. pẹ̀lú ìjọ òde òní. and I wanted to pay attention. ó sì fẹ́ kẹ́ kíyèsí eléwò èyí. but before I go into that. wọ́n kí n tó wọnú yẹn. in nineteen seventy seven. ní ọdún nineteen seventy seven. I was twenty years old. ọmọ ogún ọdún ni mí nígbà náà. I was in my room. Mo wà nínú yàrá mi. A rented room in the boys quarter of a house. Yàrá kan ní ẹ̀kúlé ilé kan. We weren't taught too much of scripture that time where I was going. Nígbà yẹn nínú ìjọ tí mi ò lọ wọn kọ́ wa ní bíbélì púpọ̀ o. But I've always been interested in God. Ṣùgbọ́n mo ti nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ Ọlọ́run láti ilẹ̀. That building ilé nù is one hundred and seventy-seven abat macaulay street yaba. ojúlé tí a dárúkọ yìí ní òpópónà abat macaulay ní yaba ni. I was in that room. ó wà nù yàrá náà. the lord came. ènìyàn dé. in the night. ní òru. I heard that voice. mo gbé ohun ni. at my door. ní ẹnu ilẹ̀kùn mi. the voice was like the voice of a roaring thunder ohun ọ̀hún dàbí àrà tó ń sán but at the same time bákan náà wẹ̀ it was pleasant to the ears ó dùn létí very pleasant ó dùn létí it was like roaring thunder ó tilẹ̀ dàbí àrà tó ń ró when I heard the voice the first time nígbà tí mo gbọ́ ohun ọ̀hún nígbà àkọ́kọ́ I jumped up from my bed mo bẹ́ẹ̀ dìde ran to the door mo sá lọ síbi ilẹ̀kùn open the door mo ṣílẹ̀kùn I saw no one mi ò sì rẹ́ nìkan speaking with microphone at my door. ẹni ń fi gbohùngbohùn sọ̀rọ̀ lẹ́nu lẹ́kùn mi. went back to bed. mo tún padà lọ sórí ibùsùn. few moments later. ìṣẹ́jú díẹ̀. the voice came again. ohun ọ̀hún tó wá. I ran again. mo tún sá lọ sẹ́nu lẹ́kùn. to the door. no one. kò sì sẹ́nìkan. and I came back to the bed. wọ́n padà sórí ibùsùn. I went to my knees wà wọlé lórí okùn mi. and as I went on my knees. mo tún wọlé lórí okùn mi. I heard the spirit of God say son. mo bá gbọ́ tí ẹ̀mí ọlọ́run gbé ọmọ mi. remember Samuel. rántí Samuel. remember Samuel. rántí Samuel. so I now stayed. mo wá dúró jẹ́jẹ́. I didn't move again mi lọ bí kankan mọ́. and the voice began to speak. òun náà wá bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀. it was in that nineteen seventy seven. lọ́dún nineteen seventy seven náà. the first message firstly about mountain of fire and Miracle music came out àsọtẹ́lẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ nípa orí òkè náà àti iṣẹ́ ìyanu kó jáde. amen. àmín. although it didn't manifest until twelve years later. bó tilẹ̀ jẹ́ pé ọdún méjìlá ló gbà kó tó fara wọn. but that was when the message was received. ṣùgbọ́n ìgbà yẹn ni mo gba ọ̀rọ̀ náà. to the glory of God. sí ògo Ọlọ́run. that building where I was uh, a poor student at the boys quarters. ní ilé tí mo ti jẹ́ akẹ́kọ̀ọ́ tó ń gbé lẹ́ńkulé. the god of mountain of fire had bought that building now. ọlọ́run orí òkè náà ti ṣe ìyanu ti rà á báyìí. and the building is now an MFM bookshop. a sì ti fi ilé ọ̀hún ṣe ibi tá a ti ń tàwé. it's part of our history. lára ìtàn wa ni. God said many things that time. Nígbà náà Ọlọ́run Ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. That nineteen seventy seven. Lọ́dún nineteen seventy seven náà. That's why I keep telling ministers and friends. Ìdí nìyẹn tí mo fi máa ń sọ fún àwọn ọ̀rẹ́ àti àwọn òjíṣẹ́ Ọlọ́run. And members. Àtàwọn ọmọ ọjọ́. That the covenant of this ministry. Pé májẹ̀mú Ọlọ́run lórí nípa orí òkè yìí. Is it's only me that knows the detail. Èmi ni mo mọ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ sometimes I share part of it. nígbà mìíràn máa ń sọ nínú rẹ̀. to people. fún àwọn èèyàn. one of the covenants. ọ̀kan nínú àwọn májẹ̀mú ọ̀hún. the mountain of fire miracles of faith. òkè náà àti iṣẹ́ ìyanu. is this. ni pé. if you are a true member of mountain of fire and miracles ministry. o bá jẹ́ ọmọ ọjọ́ eré òkè náà àti iṣẹ́ ìyanu nítòótọ́. wo before any enemy that wants to attack you. ègbé ni fún ẹ̀ka kankan tó bá fẹ́ gbógun tì ọ́. It's, it's a covenant. Májẹ̀mú ni o. It's not prayer point. Kì í ṣe kókó àdúrà. It's a covenant. Májẹ̀mú ni. Once a true member. O bá ti lè jẹ́ ọmọ ìjọ ní tòótọ́. Following everything we are telling you. O sì ń tẹ̀lé gbogbo àṣẹ tá ń pa fún ọ. We wan stand up and say, ẹ́ eh, that's your own, that's your own. Pé o di ara àwọn tí ó sọ pé àtàkùn ah, yín lẹ sọ yẹn o. A true member. Tó jẹ́ ọmọ ìjọ ní tòótọ́. Any power that attacks you. Agbara kagbára ó bá gbógun tì wants to attack you. àbí tó ń fẹ́ gbógun tì the powers are sending a courier letter. agbára òun tó ń fi lẹ́tà márosẹ̀. to violent angels from heaven. wọ́n ṣe sí àwọn áńgẹ́lì onípa láti ọ̀run. to slap them. kí wọ́n wá gbá òun lójú. What about covenant? Lára májẹ̀mú òun. That if you're a minister here and you are doing your work truthfully. Ní pé tó o bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ní ìtòsí ń ṣiṣẹ́ rẹ tọkàntọkàn. The Lord will bless you dumbfoundedly. Olùwàyé kòkó rẹ lọ́nà àgbàyanu. You don't need to steal, you don't need to do anything strange. Kò nílò láti jalè tàbí ṣe nǹkan àjèjì. It's part of the covenant. Lára májẹ̀mú náà ni. It's part of the covenant. Bọ́lá imagine, òun ni pé. You cannot steal anything belonging to the mountain of fire and miracles. jí tó jẹ́ torí òkè náà ti ṣe ìyanu. If you do. Bó bá jí. The man will treat you like a rag. Ọlọ́run yóò ṣe ọ bí àkísà. That's why I feel sorry. Ìdí nìyẹn tí mo fi ń kẹ́dùn when some people come to the meeting of mountain of fire. fún àwọn kan tó bá wá sí orí òkè náà. they take people's bags. wọ́n wá ń jí ìfàlọ́wọ́ àwọn ènìyàn. they steal things. wọ́n jí nǹkan. I feel so so sorry for them. àánú orí wọn bẹ́ẹ̀ ó máa ń ṣe mí gan-an. even if the police arrested them there is no problem. bọ́lọ́pàá bá tiẹ̀ mú ìṣòro tó pọ̀ ó yìí ń bọ̀. the covenant will fight them. nítorí májẹ̀mú yóò bá wọn jà. many things were said that time. ọ̀pọ̀lọpọ̀ nǹkan lolúwa sọ nígbà náà many of those things have come to pass. púpọ̀ nínú àwọn nǹkan wọ̀nyẹn ti ṣẹ. some are yet to come to pass. àwọn kan ò tí ì ṣẹ So the mountain of where you are seeing now. Nítorí lórí òkè ló tí wọ́n ń rí báyìí. Although it's celebrating thirtieth year anniversary. Bó tilẹ̀ jẹ́ pé àjọ̀dún ọgbọ̀n ọdún la ń ṣe. It's like a man running a race. Ó dàbí ẹni tó ń sáré ìje. And just warming up. Tó ṣe múra sílẹ̀. Warming up. Tó múra sílẹ̀. Warming up. Ó múra sílẹ̀. So the best is yet to come nítorí náà kéfé kéfé lẹ́yìn rí can you shout seven golad kí ni hallelujah méje. comes to mountain of fire. miracles ní sẹ́ by chance. kò sẹ́ni kankan tó ṣèṣì ń gbọ́ sórí òkè náà. those who come come by divine appointment. àwọn tó bá wá ọlọ́run mú wọn wá ni. to find yourself in mountain of. fire. nítorí bẹ́ẹ̀ tó bá bára rẹ lórí òkè náà. it must be by divine appointment. ó ní láti jẹ́ pé ọlọ́run ló yàn ọ́ kó wá. even if everything you want you don't have it yet bó bá tẹ̀ wá jẹ́ pé gbogbo nǹkan tó fẹ́ òtí ní báyìí. by the covenant that established this mountain. nípasẹ̀ májẹ̀mú tó dá orí òkè ìsílẹ̀. whether it is for the enemy or not. ṣé yóò rọrùn fọ́tà àbí kò rọrùn fọ́tà. whether the enemy likes it or not. fọ́tà fẹ́ bẹ́ẹ̀ tí. you shall possess your possession in ìdí rẹ lórúkọ jésù. ìlẹ̀ta ẹ̀mọ olúwọ́lá tó ń tẹ́tẹ́ mi rẹ̀ sómi but now. ṣùgbọ́n nísìnyí. we need to now move We are celebrating 30th year now. A ń ṣàjọyọ̀ àjọ̀dún ọgbọ̀n ọdún. We need to now move to our next level. Àwa nílò láti tẹ̀síwájú sí ìpele tó kàn. And that next level. Ìpele tó kàn yẹn. Is the level of revival. Òun ni ìpele ìsọjí. We must be revived. A gbọ́dọ̀ gba ìsọjí. There must be personal spiritual revival. Ìsọjí tẹ̀mí tara ẹni ó gbọ́dọ̀ wà. There must be communal revival ìsọjí agbègbè ó gbọ́dọ̀ wà. that must be the revival that we can bring to the streets to the public. ìsọjí gbọ́dọ̀ wà tá a lè gbé wọ ìgboro but kíkan àwọn ará ìlú. it has to start with us. ṣùgbọ́n kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wa. it's like that song. ó dàbí orin ni. send down revival lord. olùwàlọ́ let it start within my soul. ó bẹ̀rẹ̀ nínú ọkàn mi. òun ni. Ìsọ bí ẹ̀mí mímọ́ ti kọ́ńtà fún iná Pentikọ́stì sẹ́ńtà rìbáńbà lọ. Let it start. Repeat that. Sing that song that solar account and make it personal to yourself. Let's go. Send àmín. many things have gone wrong with our modern day churches. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣọwọ́ òdì pẹ̀lú ìjọ òde òní. powerless christianity. ìgbé ayé kristẹni tí ò lágbára. marriage to sin. ìgbéyàwó pẹ̀lú ẹ̀ṣẹ̀. massive drinking of the waters of fornication. mímu omi àgbèrè lórí pẹrẹwu including pastors drinking waters of education. àwọn olùṣọ́àgùtàn pàápàá náà mú omi àgbèrè. some assaulting preachers. àwọn oníwàásù tó ń tàkìtì. is some assault from where they are because the enemy has cut them. wọ́n tàkìtì kúrò níbi tí wọ́n wà nítorí pé ọ̀tá ti gbá wọn lú. stingy members. àwọn ọmọ ọjọ́ tó háwọ́. who believe they are doing God a favour by giving offering. ni wọ́n gbàgbọ́ pé táwọn bá fi ọrẹ sílẹ̀ àwọn ń ṣàánú ọlọ́run ni those who are good to the world. They to those areas where there is no prayer going on. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn á sì máa dorí kọ àwọn ibi tí wọn kì í ti gbàdúrà. Why are they going there? ìdí rẹ̀ tí wọ́n fi ń lọ bẹ̀. They have anti-prayer demon. Biblical illiteracy. àìmọ̀ kò mọ̀ ń kà nípa bíbélì. Prayer allergy. ìkórira fún àdúrà. This generation hates prayers. ìran ìkórira àdúrà and a lot of people gravitate to those areas where there is no prayer going on. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn á sì máa dorí kọ àwọn ibi tí wọn kì í ti gbàdúrà. why are they going there? ìdí rẹ̀ tí wọ́n fi ń lọ bẹ̀. they have anti-prayer demon. nítorí ẹ̀mí èṣù tó lòdì sí àdúrà wà nù wọn ni. that's why he's pushing them away. òun tó ti wọn kúrò pé àdúrà nìyẹn. but no the one say his prayers dey eight. bó tilẹ̀ jẹ́ pé wọn ò ní ẹkọ́ ni láì sinmi. but he says pray. without season. The Bible did not say, My house shall be a house of preaching and teaching and talking, talking, talking. Said, My house shall be known as the house of prayer. Modern day churches. àwọn ẹjọ́ òde òní. we have become entertainment freaks. àti wá di ẹni tó gbádùn ìdára ẹni lárayá. people prefer to be entertained in church. a house of preaching and teaching and talking talking talking. bíbélì sọ pé ilé ni yóò jẹ ilé ìwàásù àti ìkọ́nilẹ́kọ̀ọ́ àti ìsọ̀rọ̀. said my house shall be known as the house of prayer. ṣùgbọ́n ó sọ pé ilé àdúrà làwọn máa pe ilé mi modern day churches. àwọn ìjọ òde òní. we have become entertainment freaks. a ti wá di ẹni tó gbádùn ìdára ẹni lára yá. we prefer to be entertained in church. ó tẹ wa lọ́rùn pé nínú ilé ìjọsìn kí wọ́n kàn máa dá wa lára yá ni. invite this comedian invite that comedian. wọ́n pe adẹ́rìn kò ṣe é dùn tán. then there is this loss of heavenly focus pípàdánù ìtẹ́júmọ́ òun ó ti dé bá ayé. you hardly hear messages about heaven again. agbára kankan fi pé ìwàásù nípa ọ̀run. I know some preachers that have been listening to for forty years and have never seen them telling anybody that is heaven that is hell. ó láwọn oníwàásù kan tí mo ti ń gbọ́ láti ogójì ọdún tí wọn ò sì gbọ́ kí wọ́n wàásù rí nípa ọ̀run tàbí ọ̀run àbáàdì lọ́jọ́ kan. that is darkened vision ìran tó ṣókùnkùn disunity àìní ìṣọ̀kan ignorant priesthood àwọn àlùfáà tó yá láìmọ̀ kan those who just believe you become a priest by buying a choir robe or academic gown and then you are a bishop àwọn tó gbàgbọ́ pé bẹ́ẹ̀ ló ṣe bí àlùfáà àbí bíṣọ́ọ̀pù ni kò lọ ra aṣọ táwọn ọmọ fásitì tí wọ́n máa ń wọ̀ láti kẹ́kọ̀ọ́ jáde ó sì ti di bíṣọ́ọ̀pù náà nìyẹn. there is lack of discipleship àìní kíkọ́ àwọn ènìyàn láti di ọmọlẹ́yìn. a sprint of junk vain sermons. ọ̀pọ̀lọpọ̀ ìwàásù tí ò ní fún lẹ́dọ̀ nínú. sermons that go out and bring up nothing. àwọn ìwàásù tí ó jáde tí ó sì ní mú nǹkan bọ̀. We have plenty of spiritual backs. ọ̀pọ̀lọpọ̀ àwọn àdó nípa tẹ̀mí ló wà. They don't hear they can't see anything in the spiritual wọn ò gbọ́ bẹ́ẹ̀ ni wọn ò rí nǹkan kan nínú ẹ̀mí the present generation of believers hate witnessing evangelism. ìró òde òní nínú àwọn onígbàgbọ́ wọn kórìíra jíjèrè ọkàn àbáyọ àti ìrere. avoid sharing the gospel with anybody. ọ̀pọ̀lọpọ̀ ló ń sá fún ká bá ẹlòmíràn sọ̀rọ̀ ìrere. and those pastors who are involved in counseling. àwọn olùṣọ́ àgùntàn tó sì ń ṣe ìgbaninímọ̀ràn. they will tell you that there is an epidemic of baby Christians. wọ́n sọ fún ọ pé àjàkálẹ̀ àrùn àwọn ọmọ ọwọ́ kìrìsìtẹ́nì ó pọ̀. baby christians. àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ ọwọ́ ó pọ̀. they advancing age but babies. they are babies. ọjọ́ orí wọn gọbọi ṣùgbọ́n ọmọ ọwọ́ ni wọ́n. plenty of shallow christianity. ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì tí ò kílẹ̀. holiness failure. ìkùnà nínú ìwà mímọ́. zero righteousness. kòròfo nínú òdodo dead altars pẹpẹ tó ti kú zero spiritual hunger kòròfo ni wọ́n nípa òǹgbẹ tẹ̀mí. many church goers have no sorrow for sin. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wálé ìjọsìn ni kì í kẹ́dùn fún ẹ̀ṣẹ̀ rẹ̀ sexual perversion. àyíká ìdá nínú ìbálòpọ̀ fake prophets wò ní èké fake pastors olùṣọ́àgùtàn èké false prophecies àsọtẹ́lẹ̀ èké these are signs of the modern day church. àmì ìjọ òde òní rè church fights ìjà nínú ìjọ. people fighting in church. àwọn ènìyàn jẹ̀sẹ̀ sí àwọn onílé ìjọsìn. actually beating up each other. kódà wọ́n lura wọn lálùkì. these are problems. ìṣòro ni àwọn wọ̀nyí. then to now worsen the situation. láti wá dojú gbogbo ọ̀rọ̀ rú. there are plenty of undone men on the pulpit ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ò jiná ló ń wàásù. most of them just talk what they want to talk. púpọ̀ àwọn wọn kò wíwó tó wóró ẹnu wọn ṣá. plenty of business pastors. ọ̀pọ̀lọpọ̀ àwọn olùṣọ́àgùtàn tó jẹ́ oníṣòwò. only interested in money but not in souls. owó nìkan ni wọ́n fẹ́ràn onífẹ̀ẹ́ sọ́kàn ọmọ ènìyàn. then there is a gradual death. ikú díẹ̀ díẹ̀ of intercession. ti ìṣìpẹ̀ only few people get engaged in intercession. àwọn ènìyàn kéréje ló ń kópa nínú ìṣìpẹ̀. hypocrisy. adabagebe plenty of hell-bound workers working in church. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ inú ilé ìjọsìn tó jẹ́ pé wọ́n ti fẹsẹ̀ lé ọ̀nà òrun àpáàdì. they meeting the altars of God. wọ́n kọ́ àdàlùbá pẹpẹ Ọlọ́run. many have converted church to market and business. wọ́n pọ̀ ló ti sọ ilé ìjọsìn bíi bí ọjà àti ilé kátàkárà. the spirit of sacrifice is jumping out. ẹ̀mí ìrúbọ àti ìfọkànsìn ó ti sá lọ tán. there is plenty rascalism ìwà jàgídíjàgan nínú iṣẹ́ ìránṣẹ́. a lot of things are Pentecostal zone. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ẹni ẹ̀mí ń ṣe. you can jolly well call them Pentecostal. ìwà jàgídíjàgan ló yẹ ká pè é. empty prosperity messages. àwọn ìwàásù ìṣe rere that. jẹ́ kó rè fún. that has done nobody any good. yóò ṣe ẹnì kankan láǹfààní prosperity messages that has not raised any disciple ìwàásù ìṣerere tí kò ṣẹ̀dá àwọn ọmọ ẹ̀yìn hellish attires and garments that people wear to church. ẹrù àtàṣọ ọ̀run àpáàdì táwọn èèyàn wọ̀ wá lè jọsìn. and then you say no you can't if you can't dress like this to see the president of your country why do you want to dress like this to come to church. wọ́n á sọ fún un pé ó mọ̀ pé ò lè wọ aṣọ yìí lọ wo bá ààrẹ orílẹ̀-èdè rẹ kí ni ìdí rẹ̀ tó wá ń wọ orú wálé ìjọsìn. all the young people are here. gbogbo àwọn ọ̀dọ́ tó wà bí. if you need a job in a bank. o bá nílò iṣẹ́ nílé ìfowópamọ́. they invited you for an interview. tí wọ́n sì ní kó wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. will you go there with ragged jeans. ṣé ó lọ bẹ̀ pẹ̀lú ṣòkòtò tí wọ́n ti là lẹ́bẹ̀ẹ́. and you want to pass the interview to work in the bank. o sì sọ pé ó yege nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti ṣe owó ìṣòro pàmòládé bank interview. ó lè wọ́rú rẹ̀ lọ síbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nuwò láti ṣe báńkì. you want to wear it to go and face your maker. èyí tí wàá jẹ́ kó wọ́rú rẹ̀ láti wá gbàgbẹ́ ẹlẹ́dàá rẹ̀ wò. it's very very sad. ohun tó bá nínú jẹ́ ni. plenty of missionary failures ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kùnà nínú ìtọ̀yìn rere kálẹ̀. many are not interested in missionary work anymore. ọ̀pọ̀lọpọ̀ ni o ní ìfẹ́ sí kátọ̀yìn rere kálẹ̀. there is this scarcity of spiritual gifts. ọ̀wọ́n gógó àwọn ẹ̀bùn tẹ̀mí wà báyìí. and a lack of baptism of fire. àti àìní ìbátísì iná. what is the answer to all this? kí lọ́nà àbáyọ sí gbogbo nǹkan. we need revival a nílò ìsọjí ní o. bàbá is needed in our personal lives. a nílò ìsọjí nínú ayé ẹni kọ́kọ́ wa. is needed in the church now. a nílò ìsọjí nínú ìjọba yìí. you and I have only one life to live. tirẹ̀ tẹ̀lé ayé kan la wá o. we are crossing this place only once. ìtàkùn la ó la ayé yìí kọjá. what is going to be written about you when you leave this place. nígbà tó bá fayé sílẹ̀ kí ni wọ́n kọ nípa tìrẹ. we must have personal revival. a gbọ́dọ̀ ní ìsọjí tara ẹni. let us get into that sweet revival now. ẹ jẹ́ ká wọ inú ẹ̀mí ìsọjí yẹn báyìí before they begin to collect our bibles and burn them. kí wọ́n tó bẹ̀rẹ̀ sí já bíbélì gbà lọ́wọ́ wa dáná fún. let us start on time now. ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀. before they publicly begin to shoot christians. kí wọ́n tó bẹ̀rẹ̀ sí yìnbọn mọ́ àwọn kìrìsìtẹ́nì ní gbangba. let us start on time now. ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ báyìí. before our children will begin to smoke cigarette and puff the cigarette smoke out our faces. àwọn ọmọ wa ó tó bẹ̀rẹ̀ sí fa sìgá wọ́n sì máa tu èéfín rẹ̀ síwájú. let us start on time now. ẹ jẹ́ ká tètè báyìí. before the enemy we refuse to convert is now fighting us. kí ọ̀tá tí a kùnà láti yí padà ó tó bẹ̀rẹ̀ sí dojú ogun kan wá. say though I dwell in the midst of trouble. ìmọ̀ tilẹ̀ ń pé ní àárín ìpọ́njú. thou will revive me. ìwọ ìyóò sọ mí di ààyè. revival is a new beginning of obedience to God. ìsọjí jẹ́ ìjìyà tuntun nínú ìgbọràn sí Ọlọ́run. a conviction of sin on your part. ìdáre ẹni lẹ́bi lórí ẹ̀ṣẹ̀. revivals backsliders engaging in deep searching of their hearts. ìsọjí ni ìgbà tí ọlọ́pàá ìlú á bá yẹ ọkọ̀ ara rẹ̀ wò. revival when that fountain of sin is broken up. ìsọjí ni ìgbà tí orísun ẹ̀ṣẹ̀ tá bá fọ. when Christians begin to see their sins as leprosy that must be removed. nígbà tí kìrìsìtẹ́nì bá bẹ̀rẹ̀ sí rí ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tẹ̀ tó ń gbọ́dọ̀ máa dúró. when the faith of people are renewed. ìsọjí ni ìgbà tí a bá sọ ìgbàgbọ́ àwọn ènìyàn dọ̀tun. revival is when Christians are in agony because of those individuals who are not saved and want to save them ìsọjí ni ìgbà tí àwọn kìrìsìtẹ́nì bá bẹ̀rẹ̀ sí kéwòrán nítorí àwọn ọkọ̀ tó ń ṣègbè nínú orúkọ afẹ́ yí wọn padà. the bible is when churches are awoken and reformed. ìsọjí ni ìgbà tí àwọn ìjọba tají tí a sì tún wọn ṣe. the bible is when we begin to move in such a way. ìsọjí ni ìgbà tí a bá bẹ̀rẹ̀ sí rìn lọ́nà tó jẹ́ pé. that unbelievers stop working God. Àwọn aláìgbàgbọ́ dẹ́kun àti máa pẹ̀gàn Ọlọ́run. We need this revival to avert the judgment of God. A nílò ìsọjí yìí láti rí ìdájọ́ Ọlọ́run. If you don't get that revival, the world will laugh at the church. Bí a ò bá gba ìsọjí aláyé yóò fi ìjọ rẹ́rìn without that revival we should not be blaming sinners for not being converted. láìsí ìsọjí a ò lẹ́tọ̀ọ́ láti dẹ́bi fún òun ẹlẹ́sẹ̀ pé ó yí padà. we should blame ourselves for not being revived. àdàwọ̀ ló yẹ ká dálẹ́bi páwọn ìsọjí. when the wickedness of the wicked. nígbà tí ìwà ẹ̀ka àwọn ẹ̀ka. grieve and humble the believer. ìjọsìn rẹ sílẹ̀. lẹ́yìn ilé ìrìn tí a bá nígbà yẹn lẹ́yìn mọ̀ pé àti nílò ìsọjí. the failure to have revival today. ìkùnà àìní ìsọjí tòní. is due to unrepentant Christians. nítorí pé àwọn kìrìsìtẹ́nì kọ̀ láti ronúkúwàdà. so more than at any other time now. nítorí bẹ́ẹ̀ ju gbogbo ìgbà yòókù lọ. repentance is needed. a nílò ìrònúkúwàdà. the first key towards total deliverance. kọ́kọ́ àkọ́kọ́ sí ìtúsílẹ̀ tó péye àti ìsọjú repentance. òun ni ìrònú pìyàdà. without being truthful you cannot be set free because the truth sets free. láì ṣe lótìtọ́ òní dòmìnira nítorí òtítọ́ ní sọ ní dòmìnira. repentance brings deliverance repentance brings revival. òtí ìrònú pìyàdà a máa mú ìsọjí wá. that's why. Right on deliverance grounds. ìdí nìyẹn tó fi jẹ́ pé níbi ìtúsílẹ̀. the first message always has to do with repentance. ìwàásù àkọ́kọ́ a máa ní ṣe pẹ̀lú ìrònú pìyàjà. no one can see a demon in the operation until repentance is complete in that area of that life. nítorí pé kò sí ẹni tó lè ṣàwárí ẹ̀mí èṣù tó ń ṣiṣẹ́ láì jẹ́ pé ìrònúpìwàdà péye nínú ayé ẹni náà. if the deliverance if the repentance is not complete. bí ìrònúpìwàdà ò pé basbiris morienta àwọn ẹ̀mí èṣù wọ́n tó padà wọlé náà ni when you drop a sinful activity in the flesh nígbà tó bá jáwọ́ nínú ìṣe ẹ̀ṣẹ̀ ní tatara. the spirit attached to it will no longer have legal hold upon your life. ẹ̀mí èṣù tó dìrọ̀ kò ní ní ẹ̀tọ́ mọ́ láti dúró lórí the ignorance of the principle of repentance has brought so much sorrow. àìmọ̀kan nípa ìlànà ìrònúkúwàdà ó ti fa ìbìnújẹ́ púpọ̀. because an unrepentant person is a failure in the school of prayer and spiritual warfare. nítorí ẹni tó pọ̀ tí òrónúkúwàdà ẹni ìkùnà ní nínú ilé ẹ̀kọ́ àdúrà àti ogun jíjà tẹ̀mí. unfortunately the word repentance has disappeared from the church today. ó sì ṣe ní láàánú pé lóde òní ọ̀rọ̀ tá à ń pè ní ìrònúkúradà ti sá kúrò nínú ìjọ. repentance. ìrònúkúradà. total sacrifice and surrender of yourself. ìjọ̀wọ́ ara ẹni àti ìfira ẹni lélẹ̀ pátápátá láti gbọ́rọ̀ and submit to the word of God. láti tẹríba fún àṣẹ ọlọ́run situation ní gbogbo ìgbà repentance. ìrònúpìwàdà. so deny yourself. oníkó fún ara rẹ up your cross daily. òpin àgbélébù rẹ lójoojúmọ́. and follow Jesus. so sì máa tọ̀ Jésù lẹ́yìn. repentance. ìrònúpìwàdà. to come to Jesus broken. o ní láti tọ̀ Jésù wá ní ìwé palẹ̀. and ask him to change your life. o sì béèrè pé kó yí ayé rẹ padà. repentance is to turn around and go in the opposite direction. ìrònúpìwàdà ni kéèyàn padà sẹ́yìn kó sì máa tọ ọ̀nà ìkejì. so your first rearrangement is that repentance. àtúntò rẹ àkọ́kọ́ òun ni ìrònúpìwàdà. is to be contrite. ká jẹ́ ẹni ìròbìnú jẹ́. to be sorry. láti kẹ́dùn and feel about our sins. ká sì mọ ẹ̀bi ẹ̀ṣẹ̀ wa. to want a change of direction. láti fẹ́ ìtúnidarí to put up the old man and put up the new one. New man. láti bọ́ ẹni ògbólógbò ni wọ́n sì gbé ẹni tuntun wọ̀. the penthouse is your hands releasing all the filthy objects it had clung to. èrò nípò ọ̀dà ni nígbà tí ọlọ́run rẹ bá fi gbogbo ohun èérí tó ti gbámú sílẹ̀. That's repentance. Ronúkú I want you to understand this very well. Repentance is not a thief that was caught and is feeling sorry ìrònúkúwàdà kì í ṣe nígbà tá a bá kú olè níbi tó ti ń fẹ́wọ́ tó wá ń kẹ́dùn repentance is one reluctant apology of a person who has been proved wrong. ìrònúkúwàdà kì í ṣe ẹni tí a mú bẹ́ jẹ̀bi ọ̀rọ̀ kó wá máa fi ìlọ́ra máa sọ pé má repentance is not stopping of a particular sin because of certain circumstances. ìrònúkúwàdà kì í ṣe kéèyàn jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ kan nítorí àwọn ìdí kan that is somebody stops drinking or smoking because doctor says stop. ẹnìkan wá jáwọ́ ọtí mímu àti sìgá mímu nítorí dókítà sọ pé kó jáwọ́. you only stop for fornication because you are afraid of hiv. nítorí àrùn kò gbóògùn ló ṣe jáwọ́ náà gbèrè ṣíṣe. it's not just sorry i'm feeling sorry about nothing. ìṣètò yìí máa kẹ́dùn nítorí ohun tí èmẹ́sẹ̀ lẹ̀. feeling sorry because you were arrested and you were caught. àbí òun tẹ́dùn nítorí pé wọ́n mú ọ àbí wọ́n ká ọ mọ́. this is why in the bible. ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú bíbélì. every prophet of the most high God. gbogbo wòlíì ọlọ́run spoke about repentance. ni wọ́n sọ̀rọ̀ nípa ìrònúkúwàdà or I you get where you are. níbi tó wà yẹn. I like you to get on your knees. Nígbà pé wólẹ̀ lórí eékún rẹ. on your knees. Wólẹ̀ lórí eékún rẹ. everybody on our knees. Gbogbo apáta lórí eékún wa. if my people shall call by my name. Bí ènìyàn mi tí à ń forúkọ mi pè. shall humble themselves. Dárí ọ̀rọ̀ àwọn sílẹ̀. turn from their wicked ways. Wọ́n yí padà kúrò ní ọ̀nà ìdúró wọn. I will hear. Tí wọ́n sì képe mi, wọ́n gbọ́. Right there on your knees. Lórí eékún rẹ ń bẹ̀. Confess your sins to the Lord. Kẹ́wàá mi ò ṣẹlẹ̀ fún Olúwa. Tell me not your sorrow wípé olúwa pé kó ní ó dáríjì ẹ. and that you want the spirit of the river to come upon you. àti pé o fẹ́ tẹ̀lé ìṣẹ́jú ìpàlẹ́ ọ. but father i'm sorry. pé bàbá ẹ dáríjì mi o. i've not been my best for you. n ò ṣe bó ti tó fún yín. but i want to be my best for you. bẹ́ẹ̀ mo fẹ́ ṣe bó ti tọ́ àti bó ti yẹ fún yín ọ̀nà ẹ̀dárí jì mí. every area fún gbogbo agbègbè. in which I have made heaven unhappy. tí mo ti bà ọ̀run nínú jẹ́. father forgive me. bàbá ẹ̀dárí jì mí. for areas. fún àwọn agbègbè. where. tí. I made myself to smell the most trees of heaven. mo ti sọ ara mi di òkú òórùn ní imú ọlọ́run. tell you lord want a new beginning. ìfẹ́ olúwa pé òun fẹ́ bẹ̀rẹ̀ ọ̀tun. a new fire and a new power. iná tuntun àti agbára tuntun. talk to the lord now. bá olúwa sọ̀rọ̀ nísinsìnyí. jesus is here. Jésù ń bẹ ní. his power is in this place. agbára rẹ̀ ń bẹ níbí. to save láti gbani là láti wóni sọ òdìlébà láti dání nídè àti láti sọ ni jí. glory be to the name of the lord. ògo ni fún orúkọ olúwa. It start within my soul. Holy Ghost revival. Pentecostal fire. Àmín. Father, we come before you. Baba àtẹ̀yìnwá. We want a change. À ń fẹ́ àyípadà. In our lives. Nínú ayé wa. We want to be revived. A fẹ́ gba ìsọjí. We want to be battle axe for revival. A fẹ́ di àké ogun fún ìsọjí. We want to be weapons of revival and instruments of revival. Àfẹ́ jẹ́ ìjà àti irinṣẹ́ ìsọjí. Father. Baba. Forgive all our sins. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jù wá. Keep us standing by your power. Ẹ wa lé nípa agbára yìí. Revive our souls. Ẹ sọ ọkàn wa jí. Everything we are clinging to. Gbogbo ohun tí a dì mú. And is making everyone happy. Ó ń bà òun nínú jẹ́. Father, separate us from those things. Àbẹ̀ fún wa níyà. Kó o lọ́dọ̀ wọn. No matter how we like them, how we enjoy them. Ká fẹ́ràn wọn, ká gbádùn wọn tó. Break us free from them in the name of Jesus. Ẹ já wa gbà lọ́wọ́ wọn lórúkọ Jésù. Thank you, Heavenly Father. Adúpẹ́ bàbá wọ ọ̀run. In Jesus name we pray. Lórúkọ Jésù Kristì la gbàdúrà. Rise to your feet now. Ẹ dìde dúró nísinsìnyí. Now with a voice that roars like thunder. Pẹ̀lú ohun tó ń sọ́ bí àdá. Especially if you like your destiny. pàápàá jùlọ bó bá fẹ́ràn àyànmọ́ rẹ. and you want the God of this mountain to visit you. oṣù kí ọlọ́run orí òkè yìí kó pè with a voice that roars like thunder. pẹ̀lú ohùn tó ń sọ bí ọ̀rá. this is one of the most important prayers you are going to pray in this convention. ọ̀kan nínú àwọn àdúrà tó ṣe pàtàkì jùlọ tó ń gbà nínú ìpàdé yìí. I want to pray it really well. oṣù fẹ́ gbà dáadáa. really well. kó gbà dáadáa. pray until something happens wàá ohun kan yóò fi ṣẹlẹ̀. I want to give you time to pray that prayer. Mo fẹ́ fún ọ ní àkókò láti gbà o. So, Holy Ghost! Ẹ̀mí mímí! Ìfọ̀dùn lọ́dọ̀ sùkà iṣan. Ṣé èlé kúgbẹ́ rẹ̀ jù báyìí lọ ní?